إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سوني فقال وني أعمل سقوي أدركنا العلماء أبعن علماء في جميع الأمصار نببان ولو حجازا نحجازني وعراقا نعراقني و ومصرا نمصرني وشاما نشامني ويمنا نيمنني so sakwada sí báxtún kwa hijazan iraqan misran shaman yamanan ni kalo sí báxtún ẹ̀ kò sí ẹ̀yìn kàtà sí bá fún kan kò sí ẹ̀yìn kàtà sí bá fún kan kọ́nà yìí tí mo rò pé ẹnìkan sí bá fún kan ẹ́ Allahu akbar in tafa bá ti lélẹ̀lẹ̀ yìí kó wọ́n ni fàkánà min mazhabihim wọ́n ni nínú mazhab anna al qawlun wa amal ni pé qawlun wa amal ọ̀rọ̀ ni àti iṣẹ́

hijazan wa iraqan wa misr wa misran wa shaman wa yamanan wani hadhihi khamsatu aqtar wani àwọn imanu yi muhimma ó ṣe pàtàkì gan fi dhaka alwaqt láwọn gba yẹn so kura ní ìgbà tí wa yina takthuru rihlatu ilayhi ilayha wani ima ṣe ni àjò lọ síbẹ̀ ó ma ń gan wa hiya mahattu anzari nas wọ́n níbi táwọn èèyàn fún ní pàtàkì ni so wa asfarihim àti bí táwọn èèyàn ma ń ṣe ní àjò lọ fakana al'alimu wọ́n ni olùmọ́ wa tullabul ilmi àtàwọn ma kẹ́kọ̀ọ́ ma yantabuna hadhihi al'aqtar wọ́n ma ń gbà lérò àwọn ayayi wa yartadunaha bẹ́ẹ̀sì ni olùmọ̀ yaktasibu thalathata ashiya yóò sànfàní mẹ́ta níbi àwọn àyè yìí ash-shay'ul awwal aláwọ̀kọ́ nǹkan tí ó sànfàní ziyaratuhu ikhwanahu ìbẹ̀wò àwọn ma yà rẹ̀ wọ́n ni ahlal ilmi àwọn onímímọ̀ walfadli àtàwọn ẹni ọlá fi tilkumul aqtar tán wà ní àwọn àyè yìí al-khamsa fi dhatillah yóò wọ́n ni ash-shay'u ath-thani nǹkan lẹ́ẹ̀kejì tí ó sàǹfàní bẹ̀ al-akhdhu anhum yóò múmọ̀ látọ̀dọ̀ wọn faqad yakunu muwafiqan lima indahu ó lè ṣe pé ìmọ̀ tí ó mú látọ̀dọ̀ àwọn tájákẹgbẹ́ rẹ̀ yẹn nínú àwọn ọmọ ya rẹ̀ nínú olùmọ̀ ó lè ṣe pé yóò bá tí ó wà lọ́dọ̀ ti ẹ̀mú fayaqwa dhahruhu bihi yóò tún wá kí ó lágbára dáadáa sí wa azaruhu so yóò sì jẹ́ kó ní kó wà 45 wọ́n ní wà qad yakunu za'idan wọ́n ní nǹkan tán lè sọ fún ó tún lè jẹ́ àlékún fayanmi yóò ma gbèrú yóò ma increase fayanmi ma'rifatuhu agbóyèrè yóò ma lékún wa yazdadu hasilatan ilmiyya yóò ma lékún ní ìmà wọ́n ní lam takun indahu tí kò ní tẹ́lẹ̀ so ilé jẹ́ àǹfàní tí a ma tún sáǹfàní tí a bá kí a ma gbọ́mọ̀ lọ́dọ̀ ẹn tó jẹ́ akẹgbẹ́ èyàn so lè yìí kìí sí nǹkan tó yẹ kí a fẹ́ kú pàápàá jùlọ nígbàtí yẹn ò fẹ́ kú láàrin àwọn olùmọ̀ bóòlì yóò sì wá fẹ́ kú láàrin àwọn tullabul ilm so àwọn olùmọ̀ máa ń sọ pé àwọn èèyàn méjì kan wà tí ò ní ni olùgbéraga so olùgbéraga ò ní ní ìmọ̀ pé ah kò sẹ́ni ọ̀gá tó tó wọn tó tó mínú ogun àmà bí wọ́n pé kíní so ara ọ̀ so èyàn tí ń jọra rẹ̀ lójú nìyàn so gbogbo ẹni tó bá sì ti gbé tó bá ti gbẹ́sẹ̀ lórí ìjọra ẹni lójú ah ó ti ó ti wà lórí ìparun bákan náà àwọn olùmọ̀ máa ń ṣe ìrìnàjò láti lọ wámọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ ni àwọn àtàwọn olùmọ̀ àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ kí pé máa ń jókòó sí kọ̀rọ̀ kí máa ṣe self study ara so ibo ibo ni gbogbo yẹn ti fẹ́ bẹ̀rẹ̀ ibo ni ta ni sálàfihàn lórí yẹn so tó sì pá àwọn sáráfí ó wà láwùjọ àwọn madrasa ó wà láwùjọ èyí wọ́n jókòó sí kọ́nà àkẹ́kùn fẹ́ máa dá study ni so irú ẹni báyìí kí èyàn kẹfí sí èròǹgbà rẹ̀ àti alámọ̀rí àti plan irú ẹni báyìí ah, so yẹ kí èyàn rò papọ̀ máa sáráfí kí èyàn benefit lára wọn kán benefit so àwọn tó nímọ̀ jìyàn lọ kí so àwọn tí ò nímọ̀ tó yàn kán ṣàǹfààní so gbogbo eléyìí nínú gbogbo àwọn nǹkan tí ṣe rí àwọn èèyàn kan wà nínú àwọn tàà ti màtẹ́lẹ̀ náà tó yí pé táwọn èèyàn bá ti ń ṣe nǹkan tí wọ́n ń fẹ́ wọ́n máa ń gbé àwọn ènìyàn ga kódà ẹni yìí kò bá ṣe bẹ̀rẹ̀ mà so tó máa ń gbé àwọn ẹni yìí ga tó máa ń gbé wọn ga so ó máa ń kó bá wọn débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ìfẹ́ so kí yàn sọ́ra fún gbogbo àwọn wà jákàjákà báyìí so bóòlè yíó ṣe tani sálàfù ti yàn oye so tani sálàfù ti yàn so wọ́n gbà wá látọ̀dọ̀ ṣe Sa'id ibn Abdullah kọ́ni so imamu sham ba'da al-Awza'i wọ́n ló sọ pé la ta'khudhu al min suhufi wala al-Qur'ana min mushafi oye la ta'khudhul ilma min suhufi ẹ má mú ìmọ̀ látọ̀dọ̀ ẹni tó yí pé tíra nìkan tíra nìkan náà ni ó ma jókòó tí wala al-Qur'ana min mushafi ẹ sì má mú Qur'an látọ̀dọ̀ ẹni tó sì pé kíni mushaf nìkan náà ló ọ̀dọ̀ ibi mushaf nìkan náà ló ti kọ́ so ta wá ní ó jẹ́ sálàfihàn tó bá yí pé ní tẹ́yàn kan kò mú àpẹẹrẹ pé èyàn nírẹ̀lẹ̀ fún ìmọ̀ àti fún ìwá ìmọ̀ so àkílòkọ rẹ̀ tó bá yí pé tí ẹrí lára wọn ká tó máa ń fa kìíní ìgbà mí pé kíyàn ma kánjú láti wá ma pé á ah, ó dà gbogbo yába sí ń ṣe ń lè kíwá òun fẹ́ tètè háwọn kankan ìmọ̀ ọlọ́wọ̀n bá bárọ́kà ọlọ́wọ̀n bá so tí èyàn bá wá ní ìkìláàsì ọlọ́wọ̀n bá wá máa ràn yàn àti pé ẹlẹ́ẹ̀kejì tó wọ́n ni pé kílé tí èyàn kẹjú nípa àmà in tó ṣe pé kí èyàn kọ́ fún gbogbo ayé yàn ìmọ̀ onígbà tí ó tànfà gbogbogbà lẹ́yàn gbúdọ̀ ma wámà so gbogbo àlẹ́yàn gbúdọ̀ wámà irú tí èyàn bá kàn dáwà self-study fúnra rẹ̀ wallahi àṣìṣe rẹ̀ ó pọ̀ ju àwọn nǹkan tí ó gbà Qur'an ẹwọ táwọn èèyàn bá fẹ́ tó bá yẹ páwọn èèyàn dá Kùránì kọ́ fún àwọn ni ẹwọ ẹwà sí tó máa ń pọ̀ mẹ́ ẹwà sí tó máa ń pọ̀ mẹ́ lójú ẹni tí ah, ó bá dákà máa wó pé à yóò orí kódà orí gbìyànjú ẹ mọ̀ wọn kẹ́ wa ti gbàwàkúwà láyé débi pé in tí è sẹ́yìn àwọn èèyàn sì sọ di ni pé kíyàn sọ pé àwọn kódà àwọn òláfà ẹ̀kí wọ́n sọ nípa ẹnìkan náà wọ́n sọ ohun kan gánà ló sọ fúnra rẹ̀ olóhun ò láfà ohun ò lẹ́nì kankan tó ń kéwọ ọlọ́run jogún mọ̀ fún ìgbà tí àdánwò bá dé tí wọ́n tán bẹ̀rẹ̀ sí fẹ́sùn kan pé kò láàfà ní bá bẹ̀rẹ̀ sí tó àfà yẹ pé òun máa lọ mọ́ká òun máa jókòó òun máa rí àwọn àfà kọ̀ọ̀kan sí ẹ̀wọ̀n ah, sẹ́yìn wájú ẹni kankan nígbà tó ó jókòó fúnra rẹ̀ kọ́nà kan ní ma jókòó sí wá padà sọ́dẹ̀ fúnra wa wá wa wá bún nímọ̀ ǹgá so ara ọ̀ so yẹ́ ni ikhlas ìkìláàsì re ìrẹ̀lẹ̀ fọ́lọ̀n ọba yẹ́ ma ní ìkìláàsì so ìkìláàsì pe ìmọ̀ òtán ìmọ̀ òtán èmi ma ń pe level ní pé lẹ́wù tí èyàn wà ọdún èyàn ma wá ìmọ̀ gbogbo àwọn mọ̀ náà kí but honestly èmi rí èmi rí àmì gbígbé lẹ́vù pé káì ha Qur'an káì sì máa gbọ́ àrọ̀bíyàwó lẹ́vù tẹ́mi wà ní báyìí so tó ní pláàni tèmi ní pé mi fẹ́ kọ́mà tí fi kú ni so gbogbo mayókù náà èyàn ń kọ́ but lẹ́vù tí èyàn tẹ́mi wà báyìí lẹ́vù pé kí ha Qur'an ní kí n ṣe kí so but bá ti pé èrúgbà yẹn ni pé ha ah, eh, eh, so ó yẹ kẹ́kọ́ ẹni bẹ́ẹ̀ kó kẹfẹ́ sí ìkìláàsì rẹ̀ so ìdíyàn fi ní bùkátà ní ṣe rí àṣìṣe kan wàtà mẹ́ sí táwọn èèyàn bá fẹ́ gbọ́ bọ́n sí ń wá ìmà àwọn èèyàn máa ń gbọ́ lọ́dọ̀ àwọn tí ó gbádùn gan tó bá fẹ́ gbọ́ bọ́n sí ń wá ìmà ẹni tí ó gbádùn gan wọ́n ah, ó ṣàlàyé gbogbo àwọn tẹ̀tbí court àwọn kí ló kọ rẹ̀ àwọn turuk so àwọn khutot so àwọn steps <laughs> so àwọn steps ó ṣàlàyé gbogbo ẹgbẹ́ ah, àfàyẹ́nà náà àkúrà kí ní lólò ẹ̀ẹ̀ tẹ́lgẹ́rù tó sáàmì àwọn mutakallim lólò ṣe tíyàn bá ń kọ́ bíyàn ṣe wá ìmọ̀ lọ́dọ̀ àwọn tí ó gbádùn bíyàn náà ṣe padà wá ìmọ̀ yẹn kò ní gbádùn bíyàn náà ṣe padà wá ìmọ̀ kò ní gbádùn torí ó mọ̀ prioritize nǹkan tí ó yẹ kó prioritize bọ́yẹ̀ ìmájì tó wáyé pé àwọn afásúnnà tó wà lórí dáadáa nìyàn gbọ́ pé bí yíò ṣe wámọ̀ bí yíò ṣe wámọ̀ ní gbogbo ohun tí wọ́n mọ̀ sọ fún wa náà ni pé wámọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ gbọ́ báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí kọ́kọ́ mójútélè kọ́kọ́ mójútélè so kí ẹ̀mọ́ ni plan pé èyàn kẹfẹ́ kọmọ̀ fún gbàdíẹ̀ plan tí ẹ̀mọ́ ni pé èyàn wọ́n wá máa tí èyàn fi kú ni ẹwọ àwọn olùmọ̀ hadith na ṣe wọ́n àwọn olùmọ̀ hadith àwọn wá mọ̀ nígbà kan wà ní 40 years ẹ wo sùúrù yẹn ìwọ́n tí wọ́n mẹ́ láti kékeré fa nígbà kan wà ní 40 years so àwọn tán ní pláàni pé àwọn fẹ́ fi gbogbo ayé wọn wá mọ̀ nìyẹn bọ̀ pé à ah, láàrin ọdún márùn-ún sáà nínú sí mo lè hákùrá ní láàrin ọdún kan nínú wọn sí mọ̀ rọ́jà ní oye àná so èyàn gbọ́dọ̀ wòye sí so eléyìí jẹ́ nasiha tí mo ní fún wa

àti pàdé bí tulabihi pẹ̀lú àwọn makẹ́kọ̀ọ́ rẹ̀ fa yuhaddithuhum yóò wá sí kíni yóò fún wọn ní máa ṣe wọn kan báwùl mọ́ sí máa ṣe nìyẹn so báwùl mọ́ ẹwọ bá tí Imam Bukhari dé ìlú ẹwọ Imam Yahya az-Zuhli wọ́n ní àwọn lọ sọ́dọ̀ Imam Bukhari nípa ẹni tó bá fẹ́ ráwọn kó wá pàdé àwọn bẹ́ ó tọ́lọ̀ bá fẹ́ fi tọ́lọ̀wọ́ bá fi ṣe nǹkan tó lè hikmatin azima fún ọgbọ́n tó tóbi gan ṣe wọn kẹ́ ṣe wọn kẹ́ so oríṣiríṣi so àwọn olùmọ̀ wọn pé ẹ̀kọ́ àwọn tó láàbù so in táwọn ẹlòmí lò tán fi ń gbàtàn jẹ́ nìyẹn nítorí pé àwọn kìbárùn yẹn gbà wọn láyè ẹ wo Sheikh àwọn yà áfà àwọn ọmọ sọ pé tó bá wálé Sheikh Rabi wọ́n jẹ́ kan ṣe kíni wọ́n jẹ́ kan ṣe lecture fáwọn èèyàn wọ́n kan ṣe lecture fáwọn èèyàn so ẹwọ ẹwọ opportunity làwọn ní bídá mi lò tó fi ń sẹ̀rí orí pé ṣe tí alábíbáwá jẹ́ ń bídá ṣe yóò wà dọ́dọ̀ Sheikh Al-Muhsin Al-Bani wọ́n wà jẹ́ kó ṣe lecture fáwọn èèyàn oye ẹwùn kẹ so báwọn olùmọ̀ sí ma ń ṣe tí wọ́n ni ẹ kúrò àwọn tó láàbù wọn ẹkọ́ àwọn èèyàn kúrò àwọn ẹwọ́rọ̀ àwọn Khalid Khalid al-Misri tó wádà yàyàkúyà tó tó lọ pẹ̀lú àwọn musáfíkọ̀ gbogbo àwọn musáfíkọ̀ tán wà ní Egypt èyí tó ṣe tẹ̀blígì rí oye so tọ́nà padà fi ṣẹ́kọ̀rọ̀bí ìtọ́sọ́nà tó òun náà ló tún ní ṣẹ́kọ̀rọ̀bí in Harafa sẹ́wọ̀n so gbogbo àwọn ẹ̀yẹn náà Sheikh Rabi ma ń gba aláyé kan ṣe lẹ́kṣọ́ nílé wọn nífà tí wọ́n ṣe lẹ́kṣọ́ fáwọn èèyàn àwọn tó lábìrì àìmì tán bá wá ní wáfdù láti wá rí Sheikh Rabi yàn so bá wọn olùmọ́ ṣe bọ́kàn wọn ṣe in tó kàn olùmọ́ ní pé bóò ni mọ̀ yóò ṣe ga bóò ni lẹ̀ ò ṣe ní di ìbí bóò ni ìbàjẹ́ ò ṣe ní gbalẹ̀ in tó wà lọ́dọ̀ àwọn olùmọ́ ni so bọ́ tí tó wà lọ́rọ̀ ẹlòmí ni pé ah kò wá ṣe pé wọ́n wá jù mí lọ so àwẹ́ lòmí ti ma ní pé ah nílọ o lè dìlọ imú o tàbá ń sọ lọrin ẹ̀lì mọ́ náà lọrin àmọ́ tẹ bá ti dé Ìbàdàn ẹmẹ́lẹ̀ ń dán kankan o gbogbo èdè ẹmẹ́ gbèdé kò oye so kìí sí bá àfà súnnà sí ma ń ṣe nìyẹn kìí sí bá àfà súnnà sí ma ń ṣe nìyẹn pé ah pé rárá wọ́n tún àwọn aláwọn mọ́ kí wọn wọ́n tún sáyé ilẹ̀ fún wọn pé ẹ̀sẹ̀ lecture Abu Khadija ń sọ pé àwọn lọ sí ọ̀dọ̀ Sheikh Rabi' wọ́n láwọn kan wá invite Sheikh Rabi' sí conference ńláńlá conference orí pé bí 1 million àwọn èèyàn 1 million ló máa attend rẹ̀ náà invite Sheikh Rabi' sí so Sheikh Rabi' sáà ń suspect ní pé ah, ẹnìkankan wà mọ̀ yí sáráfilẹ̀ sí pé ra yí but látara husnu dhannu àwọn kìbáru wọn press wọn látara husnu dhon ni wọn so wọn ò press wọn jù so in tán kàwà sọ ni pé kí Abu Khadija àti Ustad Abdulrazak kan lọ kọ́ wọn kí wọ́n lọ ṣe fún wọn sí àwọn kálò mí pé 1 ah, million eh ọmọ so ọmọ kí ó gangan àánú ah, èmi náà ni ibi tá a bá sẹ́dẹ̀ lọ́wọ́n fi kẹwàá pẹ̀lú eléyìí so in tẹ́lò mí wọn pé àà ah, Eh, kódà yàtọ̀ sí yóò tún wá announce lórí mímbàrí pẹ̀lú ọgbọ́lọ́run èyí lọ India láìpẹ́ so nínú iṣẹ́ ọlọ́run náà láfẹ́ lọ jẹ́mbẹ́ nínú tọ́lọ̀ bá fi yìn wá láyé yìí so so àìsí ìkìláàsì ni o àìsí ìkìláàsì ni èyí ṣe pé gbogbo yẹn ni ò ní jẹ́ káwọn tó lábùn ilmi kí wọ́n ní àsọ̀bíyà fún yàn kò ní jẹ́ kán ní àsọ̀bíyà fún yẹn pé ah àfáwà ni àfáwà ni àánú ah, ẹni eh ah, àbúkí nílẹ̀ mi wọ́n ah, ìyẹn ni ò ní jẹ́ kán níbẹ̀ fún yẹn pé lọ bá lágbájá lọ gba ìmọ̀yé lọ́dọ̀ lágbájá so bẹ́yàn sí máa ń ṣe síwájú àfáà yẹn pẹ̀lú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ Allahu akbar ẹwùn kẹ́ ah honestly a nílì láti lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ èyàn nílì láti ṣe gbìyànjú láti lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ kíyàn lọ rí báwọn olùmọ̀ ṣe rí gangan àti báwọn àwùjọ wa ṣe rí báwọn ṣáàṣíyàn wọ́n ni la yastankifu alimun wọ́n ni olùmọ̀ kò wọ́dọ̀ kágara kò wọ́dọ̀ nígbéraga an ila man wa mithluhu kó jókòó ti ẹni tó sì pé kò tó àtẹni tó wà lẹ́vù so ẹni tí ó tó àtẹni tó wà level rẹ̀ so kó wá mọ̀ lọ́dọ̀ wọn fadlan kàtẹ̀ ma wà sọ pé amman kana fawqahu martabatan ilmiyyah kàtẹ̀ ma wà sọ pé ẹni tó ṣe pé ó jù lọ ní level ìmọ̀ wọ́n ni fil mathal wọ́n ni nínú òwe wọ́n ni al-ilmu rahmun wọ́n ni ìmọ̀ yíò wọ́n ni eh, eh, eh, tie of kinship ni bayna ahlihi láàrin àwọn àwọn olùmọ̀ oye al-ilmu rahmun bayna ahlihi so ma ṣe kí ni ó ma ń sọ wọ́n di akílùkọ rẹ̀ ọmọ ẹ̀yà akẹgbẹ́ ni talibul ilmi yóò lè bá sheikh sọ̀rọ̀ yóò lè frí pẹ̀lú sheikh ah so ẹwà wọn mọ̀ṣá ìbáwọn sí ma ń tó wà bí na ma ń ṣe nù kan bọ́t wọ́n ma ń fi ń ra lóyá tí àwọn èèyàn ni so in tẹ́fì ní pé in tẹ́fì ma ń wé àwọn èèyàn ní pé bóò ló ṣe lóyà sí mi sí so where as go ìyẹn òkè àwọn kìbàrù ohun bá mọ́ mẹ́yìn wọ́n sàròyìn pé èèyàn ah, dáadáa yìí tán súnmù nàká wọ́n ni ẹ̀ràn lọ́wọ́ ẹgbárùkùtí ẹ̀wùnkẹ́ so wọ́n ni so èèyàn èèyàn ṣẹ́rí àwọn tí èèyàn bá ń gbọ́ àwọn tí èèyàn bá ń bá ṣe ó máa affect class èèyàn ó máa affect class èèyàn wọ́n ni fadlan àwọn ah, ni ah, wa amma talibu wọ́n ni ẹ̀rí ọmọ akẹ́kọ̀ọ́ tó ń bá travel fa huwa ya'khudhu an ahli ulaikumul aqtar yóò gba ìmọ̀ lọ́dọ̀ àwọn ah, olùmọ̀ inú ìlú yẹn so but ó gbọ́dọ̀ sọ́ra tó pé ojúkòkòrò ń kó báwọn èèyàn ojúkòkòrò pa afẹ́ nímọ̀ afẹ́ nímọ̀ sí ẹ̀fẹ́ nímọ̀ torí pé èyàn kàfẹ́ ní ìmọ̀ yẹn fún gangan fúnra rẹ̀ ni pé a ah, pé ah, àfá lọ sí Medina alọ́nikáfà lọ Medina àfá gbádùn léwọ àfá jọmọ gbogbo ẹ̀ náà ni pé ah, ó yáfà àtàfà adébẹ̀ ẹ̀yẹn èmi náà gbà náà àfá àwọn mọ́sánásí ànẹ́bì yìí ti máa ń ṣe kíní àwọn dáwọ́rọ̀ bí mẹ́sàn ló ti ṣe láàrin ọdún kí má kó kàkàlé kí má rí kàkàkó lé Nàìjíríà èmìnà padà lọ jókòtì so yí bá jí onígbìyànjú o tí yí àtẹ́ndì kílásì yí àtẹ́ndì dùrúsà àwọn àfá súnnà gidi o so kò sí kò sí ìbẹ̀rù fún so walladhina jahadu fina lanahdiyannahum subulana so tó bá wáyìí ma Ọlọ́run bó fún ní ìmọ̀ so but pé à ah, àfá àwọn náà ma fi kí jù ní aláwọn sálàfí lónìí àwọn sáàlì fìkíyà wọn ni ma ń sàlàyé rẹ̀ eh, ẹ̀kàn ló wà pẹ̀lú ibn hadini ìbàdébì tí a wá débẹ̀ kí kò gbogbo àwọn ọ̀rọ̀ fídà wọn èé sọ sọ àlè mú sí pé gbogbo nǹkan wà so ojú kòkòrò mo travel lọ síbì kan gbogbo àwọn èèyàn wá mo gbọdọ̀ ẹ gbọ́ alìmọ́mù sí alìmọ́mù sofiani nígbàtí wọ́n wọnú ìlú wọ́n kọ́kọ́ wò pé ta ni tàlàfà súnnà bíbà wọ́n dákọ̀ rẹ̀ wọ́n ní àwọn òun ní bá se wọ́n láwọn kọ́dárí fọwọ́ kọ́dárí àwọn òpé ah so ẹlùmí náà ojú kòkòrò pé òun fẹ́ àbí omi olùmọ̀mí náà pé olùkòkòrò òun wọ̀ lúì òun wá fẹ́ òun fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ so àwọn tí ò gbádùn lọ́rọ̀ wọn bá se whereas ìwọ yìí wallahi wallahi ọlọ́run bá máa fi kí níyàn dáwọn èèyàn ogun kódà ẹni tó bá délù mi báyìí àwọn tí ó gbádùn lélọ ma bá sí kódà nínú àwọn eré yìí ń bẹnu àwọn olùmọ̀ lárúbáwá gan tọ́lọ́n bá fi kí ní ìsàdánwò fún so àti tọ́lìbù lẹ́rìn mi àti olùmọ̀ ní èyàn nílì láti páyà ọlọ́run bá kéèyàn ní ìkìláàsì gbogbo àwọn kan tó máa ń farú àwọn sheikh sheikh àbáwọn tó wá pàdé yẹn yìí o investigate dada wọ́n sá ti wọ́n ti gba 5 star hotel fún yẹn wọ́n ti gbóúnjẹ kalẹ̀ wọ́n ti ṣe gbogbo ẹ̀ kódà wọ́n ti ní ṣe kìtẹ́ bá fẹ́yàwó tẹ́ mọ̀ mú lọ ṣe kìnnà gbogbo so masọ́lì ti ṣe kìnnì ṣe kìnnì wò pé tọ́ so wọ́n tún sọ fún ṣe pé àtúntì ṣètò tẹ́ bá tẹba parí lẹ́ṣọ́ àwọn pásù kan wà tàà dákò fún so ṣe kò tẹ̀ nílẹ́ tí pé àwọn onísálàfí inú lú yìí tẹ́sìkí yóò kẹfẹ́ jáde ni wà áhìí wà sálàfí inṣáàlá an sọ́kù ahla hadha al-bilad an ya'khudh minhu wallahi kílùkọ rẹ̀ wákìyàn ni in tó ń ṣẹlẹ̀ dáadáa ni tuntun abẹ́lùmí náà ó gbà tàn jẹ́ pé ẹ̀yà ti ẹ̀fẹ́ afẹ́ invite wá sí ìlú wa so kódà níbi àwọn nǹkan kéèkéèké gan àwọn nǹkan tí ò nítumọ̀ yàfẹ́ gẹ mọ́ bá manage whatsapp kan àrígbẹ́ gbádùn ìwọ tó ń wá ní tó ní o fẹ́ mọ́ jẹ manage ìwọ ò gbádùn náà so kódà ó bẹ̀rẹ̀ láti bí àwọn nǹkan àti bí àwọn kéèkéèké kéèkéèké tó rẹ́ni tó bá ń pàsí bí àwọn kéèkéèké wọ́n náà ni ó padà pàsí bí lánlánà so yẹn búrọ̀ sọ́ra gan so tọ́lìbùn ilmi náà ó dé lúkẹ́ wọ́n kẹ́mù pé ah ohun gbogbo èyí tàn sọ in ah, bẹ́nu àwọn tọ́nà ọba fi gíníyàn sàdánwò fún recently kódà ó ti fẹ́ máa ṣe pẹ̀lú àwọn àmàyà ó ti fẹ́ máa ṣe so gíníyàn àdánwò ni ò yẹn búrọ̀ sọ́ra gan ẹ̀gbùrọ̀ sọ́ra gan so in tí wọ́n mọ̀lú fún ma ń sọ nìyẹn pé tí a bá fẹ́ mọ̀yàn gangan àwọn nǹkan mẹ́ta nìyẹn fi mọ̀yàn sí owó ti dàyìn àtẹ́niyàn pọ̀ rí so owó ti dàyìn pọ̀ rí sí ẹ̀ tíjọ́ ṣe ni àjò lọ sí bìbò mí rí ni àjò ẹ ma àkíkọ̀ bẹ́ nìyẹn ṣe rí ní bó ṣe ní sàbátù tó ni ẹ̀mọ́ tó nà sí gan pé àwọn owó làwọn kódà ẹni ẹwà àwọn tí má ṣe so bó ṣe yẹ kó rí nìyàn so yẹn búlọ̀ sọ́ra gan ikhlas ṣe pàtàkì gan àti fún tọ́lùbù ní àrími ni àti fólùmọ̀ so ní wọ́n sọ pé wa amma at-talibu fa huwa ya'khudhu 'an ahli ulaikum al-aqtar wọ́n yóò gba ìmọ̀lọ́dà wọn tán wọn lùi wa yadummuhu ila hasilatihi yóò kó papọ̀ mẹ́ ẹrù rẹ̀ allati tahassala 'alayha èyí tó gbà min shuyukhihi látọ̀dọ̀ àwọn àfá rẹ̀ fi qatarihi ní ìlú rẹ̀ fa ma'a mururi zaman pẹ̀lú gbígbà bá sí ń yakunu aliman òun náà padà di olùmọ̀ Allahu akbar ẹwọ ọ̀rọ̀ báyìí tọ́rọ tí gbà bá sí ń lọ tó bá ń lékún láti máa gba ìmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ náà sọ́wọ́ òun ni ìpìlẹ̀ náà òun ni aslu náà wọ́n ni yufidu minhu ahlu qatorihi àwọn ará ìlú náà padà máa sàǹfàní látara rẹ̀ wọ́n ni wa qad yakhlifuhum so wọ́n ni ó wà pàdé ó lè padà rọ́pò àwọn ó lè padà rọ́pò àwọn àwọn àfá kò sí tí ń jẹ́ khalifa so so nínú àwọn nínú àwọn ipò táwọn èèyàn gbé kalẹ̀ náà ni so nínú àwọn ipò táwọn èèyàn gbé kalẹ̀ ni pé so so kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ officially bá àwọn èèyàn ti sọ di bí official official kini ọ̀dọ̀ èèyàn lè lò lọ́rọ̀ pé à ah, òun ni èèyàn lè lò nú ọ̀rọ̀ but kíyàn wá sọ di bí position àkòsẹ́dì fún oye kò sẹ́ ẹ̀rù kí àwọn aṣọ níbi position pé ah, khalifa ah. so so àwọn Sufi ti wá ní wọ́n ti ní bẹ́ẹ̀ bá kúbà ìwọ́dọ̀ ní khalifa oye so torí ipò ń ṣe pàtàkì jíjẹ múmú fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni tó bá lọ kú lójijì bí àyè wọn ò ṣe níyọ ọlẹ̀ wọ́n ni wọ́n ni ó jẹyọ níbi báyìí nípa apá òyìnkan méjì ash-shay'ul awwal nǹkan àkọ́ wasiyyatun wọ́n ni ìgbàmọ̀nà min àbí fún nímọ̀nà min imamin alamin ní ẹni síwájú tó jẹ́ àpẹẹrẹ min a'immati ahli islam nínú àwọn ẹni síwájú islam wa sunna àti sunna àmà lápapọ̀ wa min a'immati al-madina àti nínú àwọn àgbàfà ìlú madina so wa huwa imamu daril hijra òun náà ni imamu ayé hijra al'imamu malik wani rahimahullah qala imam malik sọ pé wani nínú àwọn ọ̀rọ̀ yìí a rí nǹkan méjì jẹyọ pé so lára aláhùkọ́ ni pé ó náwà létí wà síyà imam malik tí imam malik sọ pé ma aftaitu ẹwọ ọ̀rọ̀ yìí dáadáa in ṣe fatwa hatta shahidali títí ta fi jẹ́rìí fún mi sab'una anni ahlun lidhalika ní pé ẹni tó lè ṣe fatwa ni mí ẹwọ ọ̀rọ̀ ẹwọ mubalaghah níbi pé kíyàn níbi ikhlas àti kíyàn kíyàn ascertain pé tọ́ sí mo tọ́ sí lẹ́yìn tán wá ìmọ̀ ní o so but àwọn èèyàn lónìí ẹni tí ó bá ti yìn wọ́n náà wọ́n fẹ́ ẹni tí ó bá ti yìn wọ́n tẹ́síkíyà kan lọ fún àwọn èèyàn ń pààrọ̀ tẹ́síkíyà fún so ilé ìjẹ́ nǹkan tí imam malik sọ èyàn 70 ló jẹ́rìí pé imam malik ní pé ahlu li dhalik so ilé ìní pìlẹ̀ òun ni pé àwọn olùmọ̀ ni ó jẹ́rìí sí nípa ẹni tó tún kù ní tẹ́lọ mọ́ gbàmọ̀ lọ́dọ̀ ẹ̀ òun ni pìlẹ̀ lashak oye òun ni kíni òun ni ìpìlẹ̀ so òun òun ni ìpìlẹ̀ wọ́n ni wà fi riwayatin wọ́n ni nínú ẹgbàwá mi qala wọ́n lọ sọ pé ma ajabtu fil fatwa in dáwọn yẹ̀ lóhun fatwa hatta sa'altu man huwa a'lamu minni títí mo fi bi ẹni tó nímọ̀ jẹ́ mi lọ wọ́n ni hal yarani mawdi'an li dhalik ní pé ṣé nǹkan tí mo lè máa ṣe ni so eléyìí náà jẹ́ ẹ̀kọ́ eléyìí jẹ́ ẹ̀kọ́ gbogbo àwọn kan báyìí lọ́lọ́wọ́ bá máa fi ń gbé yànga torí ìrẹ̀lẹ̀ ní ń pèlè ní tá ń pè ní rẹ̀lẹ̀ ni kìí ṣe pé èmi náà ti ẹ̀sí wá ní kíláàsì èmi náà ti dá kíláàsì tó ṣùlọ́gọ́ kankan lọ láàmà ìyá náà ma join líǹkì ni ọyí Ah, eh, ìkẹ́nà àwọn ọmọ ìyá tẹ́lẹ̀ náà ní kíláàsì lórílọ́gọ́ stars eh, ah, gini àwọn náà ti kọ́ náà nù ah, àwọn náà ti kọ́ náà ẹgbẹ́ join oye ẹ̀tẹ̀ líǹkì hun ẹ̀ṣẹ́ rẹ̀ fṣẹ́ oye so ara oye so gbogbo nǹkan ó ní kí ó ní bó ṣe yẹ kó lọ ṣe yẹ kí èyàn ṣe lè ṣe kí mo lè ṣe sí wọn lè ṣe lè ṣe kí n ṣe òun ni ìpìlẹ̀ òun so ìgbà tí ò bá wá sẹ́ni tí yíò bí ẹgbẹ̀sẹ̀ni tó gbádùn àbí akílùkọ rẹ̀ àbí àwọn àbí wọ́n ti ẹ̀wá yí wọ́n yẹ̀yẹ̀ gangan síbẹ̀ wọ́n yẹ̀yẹ̀ sí rú pé ẹ̀yin ni ẹ máa ṣe rú nǹkan báyìí wọ́n ti rí pé nǹkan tí èyàn tọ́ sí nìna wọ́n ti rí pé ẹni yẹ ahlun li dhalik ní ni tó tọ́ sí rú nǹkan but pé ààrin ah, eh, kírókọ rẹ̀ ẹ̀mìnà ti fẹ́ bẹ̀rẹ̀ àwọn kìní kan sí ráì so ìwọ̀n ògbé tàà mọ̀ ya ká join ara ọ̀ èyàn búrọ̀ máa rìn bó ṣe ẹ̀kọ́ rí ní oye so tí bá yẹ gbé bá òjò wá ṣe rí honestly àwùjọ wa yìí ó kóyàn ó gbéyàn lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ ó gbéyàn kú lórí ọ̀pọ̀lọpọ̀ asìlù ó gbéyàn kú lórí ọ̀pọ̀lọpọ̀ kíni ọ̀pọ̀lọpọ̀ asìlù so àwọn nígbàtí àwọn tí yíò tó yẹ kó ṣe gbogbo lè fi wọ́n gbádùn nígbàtí ṣe pé ilé ìgangan nìpìlẹ̀ ilé ìgangan kọ́ nìpìlẹ̀ náà so súnnà yẹn àti ìmọ̀ yẹn lè yóò gbọ́lá fún tí bá ipá òjò tí ò honestly honestly wàláhì mímọ̀ rí àmì pé kò yẹ ti sọ̀rọ̀ wallahi wallahi eléyìí mo sì ń sọ sídíkọ́n pẹ̀lú yìí so kọ́lọ̀wà kó ṣàánúwà so wọ́n ni wọ́n ni ma ajabtu fil fatwa olóhun ò dáwọn yẹn lóhun nípa fatwa o hatta sa'altu man huwa a'lamu minni tí mo fi bi àwọn tó ní màjú mi ni pé hal yarani mawdi'an li dhalik but ẹlòmí náà yóò rọ bẹ̀rù rú nǹkan báyìí torí pé kẹba fi kóhun sí tètè gba fatwa ni o so irú nǹkan báyìí ó gba ríro gan kí pé kí àwọn ọmọ bí àwọn èèyàn kí so ní pé èyàn sáfẹ́ ká fún òun náà ẹgbẹ́gbẹ́ àwọn àbí kí pé eh, ṣe ẹ̀tẹ̀ wà rí pé mo ti alẹ́ mọ́ káwọn èyàn ní àwọn òṣòdù fi kí báyìí so ṣe ẹ̀tẹ̀ wà rí bẹ́ ah, so fẹ́ ká fún wọn tẹ́sí kí àyàn oye so in tí ní ìgbà ti wà yìí in tí ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ gbọ́ ah, kí ló ń béèrè so fẹ́ kí àwọn èyàn ní wà béèrè ń pa rẹ̀ oye àwọn èèyàn ní wà sí kí ní wà bí nípa rẹ̀ pé ah kílẹ̀ rí sí lágbájá lágbájá àti a ah, tọ́ báyìí báyìí a ah, ẹ̀lẹ̀ mú lọ́dọ̀ a ah, ẹ̀lẹ̀ sí kí ní oye so but irú situation yìí ó lọ bẹ́ẹ̀ bí mọ̀ malik sì sí pé wọ́n ti wá mọ̀ àwọn èèyàn ti mọ̀ wọ́n lólùmọ̀ oye àwọn èèyàn sì ti ní hájà sí ìmọ̀ wọn so bó ṣe yẹ kó rí nìyẹn so kìí sí pé kíyàn náà wá ní ìmọ̀ malik sí náà ẹ̀rí wà náà in bí àwọn èèyàn kí pé sí lè ara ọ̀ so òun fi ń dọ́gbọ́n fi kó tẹ́síkì àjọ ni oye so a sì mẹ́ lọ́lọ́ àwọn olùmọ̀gbà wa pé wọ́n ma ń lọ bèèrè fún wọn tẹ́síkì àlọ́dọ̀ àwọn èèyàn ara wọ́n ni sa'altu Rabi' tí yẹn bá ní ikhlas wallahi wallahi tí yẹn bá ní ikhlas pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run bó gbìyàn ga tí kíyàn sẹ́rí sáà ti tún àárín rẹ̀ àtọ́lọ́run ọba sí gbogbo kí ní èyàn nídìí ẹ̀ ní tẹ́síkíyà gíníkẹ́ wọ́lọ́ èyàn nídìí ẹ̀ tún àrin rẹ̀ àtọ́lọ́wọ̀ bá sí kíyàn tún àrin àtọ́lọ́wọ̀ bá sí oye so ṣe èyàn rò pé ẹni tọ́lọ́wọ̀ bá bá zaka ẹnìkan lè ẹnìkan lè yọ tẹ́síkíyà yẹ kó ọlọ́wọ̀ bá ní gbogbo nǹkan wà wọ́lọ́ èyàn ní bùkátà láti tún ìfìlásì rẹ̀ sí kèsè pé ah náà kó lọ ní tẹ́síkíyà kódà nínú tí ẹwọ sheik mugbil sheik mugbil tí wọ́n bá sọ fún yẹn pé sheik mugbil jáde Medina èyàn onímọ̀ pé sheik mugbil jáde Medina wọ́n ní bàbá òun mẹ́bítà sọ sàtífíkẹ́tì wọn ga sí wọ́n ní wọn mẹ́bítà sọ sàtífíkẹ́tì sí báyìí sheik mugbil tó wọ́n máa ń kìlọ̀ fún àwọn tó láàbù wọn ni pé ah, ẹ ṣọ́ra fún pé ìmọ̀ èé bàbára pé lọ pé mọ́ wá ní òun lọ jámí àkó fẹ́ lọ gba kìní kan ìmọ̀ ìmọ̀ náà ma ń bà wàrà pé wá ìmọ̀ yẹn dógóngó wá ìmọ̀ ní ìkìláàsì pẹ̀lú Ọlọ́run Ọba so ilé ìjẹ́ nǹkan tí èyàn gbọ́dọ̀ mójútó ìkìláàsì ni so ah, Allah ìdí ẹ̀bá ní tẹ́síkí alátọ́dọ̀ gbogbo àwọn àgbàfà pátápátá tọ́lọ̀wọ̀n bó bá zàká rẹ̀ kò sí nǹkan tó fẹ́ sí kò sí nǹkan tí yẹn fẹ́ sí so in ti Sheikh Rabi ma ń sọ o ni pé yuzakil mar'u àbí yuzakil mar'a amaluhu yuzakil mar'a amaluhu in tí ó fọ́yàn ma iṣẹ́ rẹ̀ kí ni wọ́n náà ṣe sáníyàn rẹ̀ dá pẹ̀lú Ọlọ́run Ọba sáníyàn rẹ̀ dá pẹ̀lú àwọn èèyàn sí ìsẹ́ pé òun wá náà torí pé à ah, ó fẹ́ ta'alla lórí àwọn èèyàn pé àwọn ah, gbà oye وسألت يحيى بن سعيد قولهم بيحيى بن سعيد فأمراني بذلك وقعوا لا سيبكم سيبه ẹ̀tún wọ àwọn olùmọ̀ náà ẹ̀kọ́ ni o ẹ̀kọ́ tún ìlọ́dà àwọn olùmọ̀ tí wọ́n ò ní ìkórè asán ọgbẹ́ à ah, ìwọ́n náà wá rò pó ti tó bẹ̀ẹ̀kọ́ ohun àjọrẹ lójú àwọn àti ah, ìlọlù tí ń ṣe gbogbo ilé báyìí ara ọ̀ so nígbàtí èsì pé èyàn dá bíznẹ́sì lẹ̀ oye so èyàn dá bíznẹ́sì tí wọ́n a mọ́ wá para èyàn pò ẹwú bọ́ sí sọ̀rọ̀ mọ̀ dí bí politics láwùjọ so ká máa jọ bára wá pò ó pé ah so máa jà pé àfáà náà lẹ́kọ̀ọ́ kò respect yìnyàn so gbogbo àwọn nǹkan tí ó mọ̀ tọ́ka sí pé kí ni ìkíláàsì àwọn ẹni níbi dáwà tí wọ́n ṣe so wọ́n ni faqila la wọ́n ni wọ́n wá tó ah Allahu akbar ẹ̀tún wọn kẹ wọ́n tó bí Imam Malik pé ya Aba Abdillah ẹ̀rẹ́ Abu Abdillah law nahawka tàbá kọ̀ fún ọkọ́ tàbá qala kuntu antahi ìní sí kuntu antahi ini sinan so ya ma n fi taun olumowa so ga funya pe kini imase kini ye kuna ko ori are pe ko to be ko ri ba o ma se na ni stop immediately be ah ari pe n se ga bai bai bai e ma se stop e be ma se na ni bo yin tan gba yin ma na pe e ma se ma se kini eyin ma se na bọ̀ pé ah ẹwọ ẹwọ àwọn ẹwọ báwọn olùmọ́ sí ma ń gbà àwọn ẹlòmí mọ́nà yóò sì tún dèrú rẹ̀ yóò sì lọ́mọ́ yàtọ̀ sí nǹkan tán gbà mọ́ rẹ̀ dá gbogbo ẹ̀kọ́ dúó má kọ́ àwòyàn má ìkọ̀wúwọ́ ló ń kọ́ àwòyàn fíṣínà ìbìnà dídé báyìí ó sásá bẹ̀rẹ̀ ó tún bẹ̀rẹ̀ ẹ̀kọ́ padà sí ẹ̀wọ̀n kẹ so wọ́n ni la yanbaghi li rajulin wọ́n ni kò tọ́ fún yàwó an yara nafsahu ahlan li shay'in ní pé kó ríra rẹ̀ pé òun tọ́ sí nǹkan ní pé kíyàn ríra rẹ̀ pé òun tọ́ sí nǹkan hatta yes man huwa a'lamu minhu títí tí ó fi bí ẹni tó ṣe pé ojú ó nímà jù lọ òkúmọ̀ ríra rẹ̀ pé òun tọ́ sí títí tí ó fi bí ẹni tó nímà jù lọ so eré ìjẹ́ nǹkan tí ẹ̀yà búrọ̀ rẹ̀ di pé táwọn olùmọ́ bá sọ táwọn olùmọ́ bá pa mí láṣẹ pé kíní lónìí báyìí kí n stop kíní èyí ó sì stop ẹ̀ so torí Ọlọ́run ọba ọba tó tóbi gan lọ́lọ́run ọba tí yàn bá ní síríkù pẹ̀lú Ọlọ́run ọba wallahi Ọlọ́run ọba sẹ́rí ẹ̀kọ́ tó yẹ káwọn èèyàn kọ́ níbi fitna alimamu Yahya Dhuhli àti alimamu Bukhari ẹ̀kọ́ òun náà ń kọ́ ẹ̀kọ́ bá ṣe máa yí ọ̀rọ̀ bá ṣe máa dọ̀rọ̀ rú ẹ̀ ṣe bí Imam Bukhari alimamu Bukhari àti pé kìí ṣe tí wọ́n gbà lérò nìyẹn ẹ wo bọ́lọ̀ ọba ṣe gbé wọn ga ọlọ́run bá tún gbé tíra tán tún kọ lórí ẹ̀ tíra tán tún fi sọ pé tíra yẹn ọlọ́run bá tún gbé tíra yẹn ga khalqu af'alil ibad ẹwùn kẹ so kódà káwọn èèyàn sí yẹn gbọ́yé pé ah, ó fẹ́ gbéra rẹ̀ ga ní òun ẹ̀ fẹ́ hàn ní sí wọ́n sáà wà sí sí ẹ̀ pẹ̀lú ọlọ́run ọba sí wọ́n wà sí sí ẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ ọba wọ́n náà fẹ́ ó fẹ́ blow ni ó fẹ́ dọ̀gá òun lọ gá wọn so gbogbo táwọn àwọn èèyàn sẹ́rà àwọn èèyàn kódà ọlọ́wọ́ bá máa ń fà àwọn ẹni eré dáyàn wọ́n gbà mí kọ́lọ̀wọ́ bá bá fi tẹ́sì kíláàsì yẹ̀wò náà ni ẹ̀kọ́ tó ẹkọ́ tẹ́yàn kan bí kọ́lọ̀mù fi wò wọ́n pé kí ni ìkìláàsì yẹn so eléyìí ṣe pàtàkì gan so ẹni tọ́nà ọbọ̀ bá zaka wallahi kò sẹ́ni tó lè zaka rẹ̀ so in tọ́nà bá fi ma ń gbìyànga iṣẹ́ èyàn ni o wọ́n ni qalu qadiman wọ́n ni qalu sheikh Ubayd sọ pé wọ́n ma ń sọ pé kanu qadiman wọ́n láwọn olùmọ̀tán bá gbà lérò an yá àdánú li tilmidin láti gba ọmọ akẹ́kọ̀ọ́ láyé láhùn fi dars níbi pé kó ma kọ́ àwọn èèyàn yakhtabirunahu wó tẹ́sẹ̀ wa yí yushaddiduna alayhi fil as'ila wọ́n lè máa níbi bẹ̀rẹ̀ wa yí yuhaddiduna lahu láhùl makan wọ́n tún specify hatta ya'lamu títí tó fi mọ̀ ní pé annahu idha khalafahum ní pé tó bá gbẹ̀yìn wọn ba'da rahilihim nígbà tán bá sẹ́ni àjò lọ́tán aw awanahum fi hayatihim àbúnà wọn lọ́wọ́ ní ayé wọn kana jadiran bi dhalik nígbẹ́ni tó tọ́ sí ni àwọn olùmọ̀ wá zaka àwọn èèyàn nígbà tí wáyé àwọn èèyàn sì rùkún wò tọ́ sí ẹwò ta sọ gbogbo ọ̀rọ̀ yìí Sheikh Ubaid Sheikh Ubaid wá zaka àwọn èèyàn Sheikh Ubaid tí wọ́n tí wọ́n ní gbogbo eléyìí wọ́n wá zaka àwọn èèyàn pé ah, àwọn ènìyàn tí wọ́n lè wá mọ̀ lọ́dọ̀ wọn ni àwọn kan sì wò pé ara àníṣọ́ wọn afẹ́kọ̀ ni wọ́n sẹ́ ṣe wọn kẹ wọ́n ni al-shay' pé ẹjẹ́ ká yáfẹ́ ara wa ká sì sí papọ̀ wàtílkùmul makúlà àti ọ̀rọ̀ yẹn la alayka nígbé kò sí problem khudhil ilma min kulli ahad take from everybody everybody has their own mistake oye so take the good and leave the bad oye so ara o kẹsì bí i àti wá ìmàní ẹ̀ so èyàn ma ń fọ ìmàní èyàn ma ń sàṣàyàn pé ibi tí mo ti fẹ́ wá mẹ́ni tí mo ti fẹ́ wá kódà in bẹnu yàgá tó ipé ó lè wà lórí àkídà tó wà sọ̀híhà manhaj tó wà sọ̀híhà tó bá ipá àwọn èyàn kẹfí àwọn wàká pẹ̀lú rẹ̀ èyàn lè mọ́wàá lọ́dọ̀ rẹ̀ gan so dá kí ma èyàn fi option pọ̀ ní o so gẹ́gbó ti wà láyé option ẹkọ́ bóyá bí èyàn ni ó tún wọ́n wò oyi kí ló dé tó ní lọ sọ́dọ̀ yìí o rẹ́sẹ̀ kaka dákọ̀ o rí kìní kaka lákọ̀ náwọn mínal ẹgbẹ́yà mínal akhlaq àbínkan tó yí pé sẹ́sẹ̀ àbínkan ni à eléyìn ó manage ẹ̀ ni o àmọ́ bí táwọn èèyàn ti wà tó yẹ ma ń bẹ̀rù pé kìní ẹ kó mọ́ sí kìní kó mọ́ kó bá èèyàn ní lọ náà gbogbo ilé ìlànà olùmọ́sọ nínú àwọn tíra so bẹ́ àwọn ni wọ́n ni wọ́n mẹ́ lọ́dọ̀ anybody wọ́n youtube lọ wọ́n ni hadhihi al-qa'ida wọ́n ni qa'ida yóò wọ́n ni ala itlaqiha tán bá túlẹ̀ bó ṣe wà yí fásídà qa'ida burúkú ni oye so qa'ida burúkú ni ìgbọ́kúgbọ́ ní ó padà gbọ́ lórí youtube oye àbí in tó bá yẹ pé yìí tí ń tà ní islamu àwọn yóò ṣe fídíò ń pa islamu kódà àwọn kèfèrí ó ṣe fídíò tó fi analyze irun fún ọ oye so reaction videos tó fi analyze irun àwọn fi analyze ìgbà tí ṣùdẹ̀ sí sọ kèfèrí so bí nǹkan tí Imam eh, Makka sọ afẹ́ àwọn fẹ́ wò gbogbo àwọn tó ma mọ̀ náà nù ìbí wọ́n ti fẹ́ mọ̀ ṣe kọ̀rọ̀bí oye so wọ́n ni ibi tí wọ́n bọ́nẹ́ sẹ́mọ̀ wọn ni pé sáwọn kí láwọn mọ̀ ń pa Islam tó báyìí bọ̀ àwọn tí wọ́n tí gbogbo ayé mọ̀ náà wọ́n fẹ́ mọ̀ so wọ́n wọ́n mọ̀ wo ah, àwọn sì wọ yíkọ́ láwọn wọ YouTube lánàá ìmọ́mù ń tẹ́ sọ ohun orí sí lóòtọ́ ìgbà tó <laughs> àbí John nígbàtí John ń sọ̀rọ̀ ọ̀run John ń sọ̀rọ̀ ọ̀run bó so yẹn gbọ́dọ̀ sọ́ra gan so wọ́n ni wọ́n ni khudhil ilma min kulli ahadin wọ́n ni take knowledge from everybody wọ́n ni hadhihi al-qa'ida ala itlaqiha fasida wọ́n ni qa'ida ìtẹ́ ma túlẹ̀ bẹ́ẹ̀ qa'ida burúkú ni o bali al-aslu wọ́n ni ìpìlẹ̀ anna al-mubtadi'a ní pé olùbẹ̀rẹ̀ wọ́n ni ẹni tó bẹ̀rẹ̀ o

wa yuhasinuhu min afati al-bid'a tí ó sì sọ níbi àwọn aburú bid'a wal ahwa àti ìfẹ́nu wa dharra ila ilmin ó wá ní bùkátà sí ìmọ̀kan ẹ ma gbọ́nkan tí ṣe kùbé ní sọ dáadáa la yumkin al-wusul ilayhi kò possible láti débẹ̀ illa lada sahibi hawa àyàfi lọ́dọ̀ onífẹ́nu akhadahu pẹ̀lú pé yóò gbọ́rọ̀ wà kẹ́fù ila ma yabuthuhu min sumum àwọn nǹkan tó ń tàn nínú aburú min sumumi fikirhi nínú àwọn e, àwọn òròrí burúkú rẹ̀ almunharif tó ti nù almulatakh bilbida tó kún kẹ́kẹ́ fún bida wal muhdathat àtàwọn àdádálẹ̀ so sheikh ubedi ń sọ mí báyìí wọ́n ni talib ilmi almubtadi wal mutawassit yóò mú mọ́ látọ̀dọ̀ kí látọ̀dọ̀ wọ́n lálé múmọ̀ lọ́lọ́ ọlọ́run bídíà ọ̀kẹ́ àlépà ọlọ́run bídíà so wọ́n ni wọ́n sọ pé fa ìdánádìjọ wàstáwà tó bá ti wá gbó wàktámẹ́là ó ti wá ìmọ̀ òun náà ti di pé ẹ̀yẹta lè pè lólùmọ̀ so wọ́n ni ó wá ní bùkátà sí ìmọ̀kan ẹ̀tún wò kátà sọ ó tún wá ní ìdútọ́rọ̀ dọ̀rúrọ̀ ó tún ní bùkátà sí kíni ìmọ̀ kéèsẹ́ tí ò ní bùkátà sí si two days kìní kan oye wọ́n ni wọ́n gbé two days kìní kan kalẹ̀ in tó ò nídì ló ń kọ́ yìí so wọ́n gbé kìní kan two days kìní kan kalẹ̀ wọ́n ni àà òfẹ́ benefit lọ́dọ̀ àwọn ṣéfì ni ó nídì tán gbé kalẹ̀ yìí náà so ìdọ̀tọ̀rọ̀ ilé yìí so ìtọ́rọ̀ ni pé kò sí ibòmí tó lè ti gẹ́tẹ̀ kò sí nǹkan tó lè ṣe ju pé kó ṣe sọ́lọ́mí ní ah, eh, ìmàdísì ló tì mí lọ́dọ̀ wọn ìmàdísì tó ríwá lọ́dọ̀ Sheikh Al-Bukhari tó ríwá lọ́dọ̀ Sheikh Al-Albani bá tó ríwá lọ́dọ̀ àwọn àfáà súnnà so option wà fún ọ̀nà so ìmàdísì ló wá tí ọ̀lọ́ síbẹ̀ so irọ́ ni o ṣe wá rí kí ní kan wà táwọn èèyàn máa ń ṣe tí nǹkan bá tọ́ ní ojú kan àwọn èèyàn ó sì fẹ́ ju ojú yẹn lọ tí nǹkan bá tọ́ ní ojú yẹn pé ojú tí kìíní ti tọ́ ojú tí pé ìmá gbá ìmá lọ́lọ́hun bídá àti tọ́ ni wọ́n sì fẹ́ jù bẹ́ẹ̀ lọ pé wọ́n ni ẹ̀ ṣe bí títọ̀ rú ọba wà èyàn lè gbàmọ̀ lọ́dún bí ah sí bí ọ̀nà ìgbà tó sọ́n sì sẹ́bó sọ pé kíni ó sọ pé tọrọ ó dàbí àwọn èèyàn náà generally ní báwọn èèyàn náà sí máa ń ṣe generally ní pé ṣe bí tí àfá ṣe bí tí téèyàn bá ní ìkàkà jẹmọ́ èèyàn lè jẹrẹ ẹlẹ́dẹ̀ <laughs> bóòrùn wá orí kankan jẹ mọ́ eléyìí ò tí wọ́nà àwọn yẹn máa fẹ́ fẹ́ wọ́n máa fẹ́ fẹ́ in tí ó lè pèsè rí àlótọ́ láwọn àyè kan wọ́n fẹ́ kọjá bẹ̀ fún ẹ̀sìbáwọn olùmọ́ náà léyìn lè gbàmọ́ lọ́dún bídá so ẹwọ́ ìntàfi dá ìntàfi dá kan rúmáwọn yẹn lọ́wọ́ láwùjọ wa ni ọ so in tó ṣe pó ní alákọ̀ọ́kọ́ wọ́n ní àtọ́lìbùn ilmi almubtadi ìwọ tó ṣe bẹ̀rẹ̀ ìwọ tó ṣe bẹ̀rẹ̀ wọ́n lọ ń tẹ́sí pé ah, àwọn ọlọ́run fàwá ìjì lọ́wọ́ pé ah, inú lóga <laughs> ní o ọlọ́run bàbá lẹ́bùn pọ̀ oye so almutawasit abẹ́ tó sì lọ díẹ̀ ìwọ kọ́ ni ìwọ kọ́ ni wọ́n sọ so táwọn olùmọ̀tán bá rí àwọn ọmọ kéèkèé báyìí lọ́la àwọn bídá wọ́n máa ń kìlọ̀ fún wọn wa nahnu ghulaimanun aifa ní tán sọ nìyẹn ẹ̀hùn jarh wa ta'dil a máa ń lọ sọ́dọ̀ àfáwa ọmọ kéèkèé báyìí ni wá àmà kankan yóò sì máa kìlọ̀ fún wa lọ́dọ̀ so bó sì yẹ kó díẹ̀ nìyẹn so wọ́n ni wa ni níbi báyìí náà mi kọ́ eh, ìdà kan wà tó tún wa hiya naqbalu al-haqqa mimman jaa bihi a ma gbòdúdó lọ́rọ̀ gbogbo tó bá mú wá ní ọ oye so ní tẹ́lò mí ò gbé kalẹ̀ yẹn pé ha ah, pé eh, òdodo gbogbo tó òdodo bá ti wá lè ma ń gbà náà kọ́ ìdá àwọn sáráfù ni kọ́ ìdá táwọn sáráfù mọ́ sọ ṣùgbọ́n ẹni gbogbo ẹni tó wá mòdòdó wá àgbà lọ́dọ̀ rẹ̀ a ní rọ́dọ̀ olódó nítorí ẹni tó sọ a sì ní gbàánù nítorí ẹni tó sọ wọ́n ni fanahun talabatu haqq àwa o olùwá òdodo ni wá wa su'atun jam'u sa'i wọ́n ni àwa o a sì ń ṣe gbìyànjú ilé tó kí ni abhur kí lápẹ̀ tó ma hafif kí a ti túnmà hadith mọ́ náà ti pé wọ́n sọ àbí ìsọ́ ni náà Abu Muqbil kí lápẹ̀ túnmà hadith hmm? eh ok Abu Muawiya kí lápẹ̀ túnmà hadith kó wá ní lemọ́lemọ́ ara Abu Sa'ad kí lápẹ̀ túnmà hadith ara kí nǹkan sáré kí nǹkan sáré mo rántí pé mo sọ pé sáré kí nǹkan fast wọ́n ni bí kulli ma namlik bí kulli ma namliku sa'ya al-hadith so in ta fi lè ṣe gbìyànjú tó yára wọ́n ni lakin indana tafsil wọ́n ni ṣùgbọ́n àlàyé ìfọ́síẹ́rẹ́ a ní lọ́dọ̀ tiwa o àyíká mú bẹ́ wọ́n ni wa huwa anna at-tariqa lil-wusul ila hadha al-haqqi tariqan ọ̀nà tá a máa fi máa ń débi òdodo yìí ọ̀nà méjì ni at-tariqul awwal ọ̀nà alákọ̀ọ́kọ́ tariqut talabi wal akhdhi wat talaqqi al mahd tariqu pé à ń wá òdodo a fẹ́ mú òdodo a fẹ́ gba òdodo wa hadha la yakun eléyìí ò lè ṣẹlẹ̀ o illa an sahibi sunnah èyí ò lè máa wá òdodo kí ẹ máa gba òdodo àti àyàfi àwọn tó jẹ́ ń so bẹ́ẹ̀ ni a máa ń gba òdodo lọ́rọ̀ gbogbo ẹni tó bá mú wá ṣùgbọ́n àyí wà òdodo lọ́sọ́dọ̀ àwọn ẹni ànà oye so a máa ń gba òdodo lọ́rọ̀ gbogbo ẹni tó bá mú wá so bọ̀tá àyí wà òdodo lọ́sọ́dọ̀ àwọn ẹni ànà wọ́n ni wà á máa ń da dọrúrọ̀ ṣùgbọ́n ẹ̀rí nígbà tó wáyé pé èyàn ní bùkátà sí gan faqad aslaftu lakumul mithal mo ti ṣe kíni mo ti mú àpẹẹrẹ wá fún yín síwájú bó ti ẹ̀ sẹ́ pé dọrúrọ̀ yìí gan dọ̀rúrọ̀ yìí gan kódà àwọn olùmọ̀ tún ní ọ̀rọ̀ lórí ẹ̀ àwọn olùmọ̀ tún ní ọ̀rọ̀ nípa pé ṣé dọ̀rúrọ̀ wọlú nǹkan báyìí so àti pé ṣéyàn lè tú dọ̀rúrọ̀ yẹn lórí ìtọ̀láàkù bẹ́ẹ̀ ẹni tó bá hàn pé kò sí òun ó lapa pẹ̀lú nǹkan tẹ́ni yìí sọ àbẹ́ tó ipò wà nǹkan tí ó gbẹ̀mí rẹ̀ so ẹni tó náà bá mara rẹ̀ pé àwọn wá dọ̀rin fún sí kíní yóò lápá lára wọn kí lè tó wá sí pé yóò tún wá lọ gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ ní báyìí so yẹn búrò sọ́ra so ẹlẹ́ẹ̀kejì ní tó wá ní pé tó wá ní imagine kẹni tó ti jẹ́ olùmọ̀ kó lọ mọ́ gbàmọ̀ lọ́dọ̀ ombida kẹni tó ti jẹ́ olùmọ̀ ńláńlá torí gẹ́gẹ́ bí واستوى واكتمل وحصل من العلم ما يؤهله للتعليم oye so olùmọ̀ná ń sọ mí báyò ẹ imagine kọ́ alọ́mọ gbàmọ̀ lọ́dún bídá ṣe wà dánwò tí ó jẹ fáwọn yẹn so ó ní ìkànmẹ́ sí o wọ́n ni àtọ̀ríkù thani wọ́n ni ọ̀nà lẹ́ẹ̀kejì tọ̀ríkù itlaq ọ̀nà lẹ́ẹ̀kejì tẹ́yàn fi ń wà olórin pé kíyàn kan mọ́ kó túlẹ̀ wal istima' àti ìmá gbọ́ bila hudud láìsí àlà wọ́n ní wa hadha khata' ilé àṣìṣẹ́ ni ó fa innahu qabla an natalaqqa min ar-rajuli síwájú ká tó gbàmọ̀ lọ́dọ̀ èèyàn yanbaghi an na'rifa ma 'indahu agbọ́dọ̀ mọ̀ kí ló wà lọ́dọ̀ rẹ̀ wọ́n ni pé wa hiya al-muwafaqah kó wá wọ́n ní àlàyé yuraddu alayhi la yakhlu min halayn wọ́n ní nǹkan tí a fẹ́ dá padà kò bọ́kùnù ka méjì ba'da ardihi ala mizanayn ló tí a má ti gbé kalẹ̀ lórí mizani méjì òun náà ni annasu wal ijma' annasu ni qur'an àti sunna al-ijma' ni tí àwọn olùmọ́ fẹnukò sí lórí wọ́n a ṣùgbọ́n a ní ṣe ni a ní síkẹ̀ in ta fẹ́ ṣe rọ́dù fún in tó bá ṣe kí ni in tó bá bá Kùránì àti súnnà mu a gbà ṣùgbọ́n a ní ma wá sọ́dọ̀ ẹniyàn pé a oníjálàbí so ń yàwó léwọ́n ma wá ma so tó bá tó bá so òdodo bóyá bí nísì níbi tó ti ń pọ jálàbí rẹ̀ ó wá kó ṣúbà wá Islam so nínú àwọn ọ̀rọ̀ kúfùrù tán ma fi ń sọ so ẹlòmí igun láà náà bí wọ́sẹ́ so àti oríṣìíríṣìí nǹkan pé ẹn ṣe ìgbà tí làbídì tó ṣe nǹkan sánàbí sánàbí ò ká kìíní lọ́pẹ̀ pé wọ́n wọ́sẹ́ náà nù oye ìdẹ́lòmí <laughs> ò sọ̀nù ìdẹ́lòmí wọ́n oye ó wá kóṣù àwá bóyó wá so àwọn òdúdó kẹ́mẹ̀ èyàn onífẹ́sẹ̀ rọ́dù fúkọ́ wá oye so ara wọ́n ni fama wa faqahuma in tó bá bá Qur'an àti súnnà mu akhadnahu agbàwọlé la talaban ṣùgbọ́n à ní síkẹ̀ lọ́dọ̀ rẹ̀ bal li annahu wafaqa ma indana but nítorí kó bá mú ma indana min kitabi rabbina nínú tírà Ọlọ́run Ọba wa sunnati nabi àti sunna nabi wa ala wifqi fahmi salafi salih àti ó bá àgbọ́yé àwọn ẹni àbí ìpanupọ̀ فهذا نرده إليه يدانون وإن كان ما وافد وإن كان ما وافد علينا عنه kó làkó sí pé ẹni tí ó wá bá wa látọ̀dọ̀ rẹ̀ sọ́hìbù súnnà oní súnnà ni Allahu akbar ẹwọ súnnà súnnà ní wò pé à tó dípò jíjọ súnnà gbogbo tó bá sọ náà ni ó correct tó bá wíwí kú wí wọ́n dànù rẹ̀ tó bá wí tí ó bá mú wọ́n dànù ni tó bá wá wí àṣìṣe àwọn olùmọ̀lẹ́mọ́ lọ àṣìṣe fún tó bá wáwí àṣìṣe èyàn nígbà wọlé náà ọ̀yí so wọ́n ni li'anna al-maqsuda tó rí pé yí tàà gbàlérò wọ́n ni kíni at-tarbiyatu àti rí àwọn èèyàn wà tasfiya àti ká ṣe kíni ká fọ́ àwọn èèyàn ká fọ́ àwọn èèyàn ká nurture educate wọn ká wá ṣe kíni ká rehabilitate àkọ́kọ́ rehabilitate àwọn èèyàn at-tasfiya at-tasfiya ni rehabilitate àwọn lápẹẹrẹ ìsìn bó ṣe ah mo sì fẹ́ mọ́ dákọ onígbó onígbó nínú ọ̀rọ̀ pọ̀ so but ẹ jẹ́ n fi ṣe example onígbó ń sìn tí ẹ̀yàn bá fẹ́ tún ayé rẹ̀ sí tí ẹ̀yàn bá fẹ́ ràn lọ́wọ́ ṣe tí èyàn kọ́kọ́ ṣe ni pé èyàn kọ́kọ́ wá bá wá sẹ́ èyàn kọ́kọ́ bá ṣe gbogbo èyàn kọ́kọ́ bá ṣe pé bá wá lé bá ṣe gbogbo ṣe tí èyàn kọ́kọ́ ṣe nù gbogbo àti iṣẹ́ àti ilé gbogbo ni ó ti mọ́ mú gbó lọ <laughs> oye so kódà ẹ̀yẹ́ tún fi rọ̀ ọlọ́rùn ni ẹ̀ fún mẹ́rin tí mọ̀ yí oye so but ìsẹ̀mí jẹ́ ọkọ̀kọ́ sí èyí kọ́kọ́ rehabilitate ẹ̀ kọ́kọ́ fi bólẹ̀ náà oye tó bá wá fílẹ̀ ẹ̀hẹ́n ìyẹn wáyé lèyàn sẹ̀ wá ṣe kíni lèyàn sẹ̀ wá ẹ̀pù ẹ̀ lèyàn sẹ̀ wá rẹ̀sẹ̀ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ló ṣe rí pẹ̀lú gbogbo ọ̀nà àìsàn tó mọ́ ń dà àwọn èèyàn èyí kọ́kọ́ fọ kíní ẹkú ẹbọ àwọn èèyàn ń ṣẹbọ èyí kọ́kọ́ fọ ẹbọ ẹkú lára wọ́n sì àmà rí wọn wọ́n sì àmà rí wọn so àtẹ́síwíyà wà so in tó ń kó bá wọn èèyàn láwùjọ in tó kó bá gbogbo àwọn dùn áti tẹ́rí tán fi ń sira wọn gbọ́yé tán fi ń bára wọn pò wọ́n ni pé kò sí tẹ́síwíyà síwájú ká tó kóra wọn papọ̀ fún tẹ́rbíyà kò sí pà ń fọ́ ránkì ara wa náà síwájú kan gbogbo wọn tó ma ní a ah, eh, ti sheikh mo ní tààlì kìkan lórí nǹkan tí àwọn sheikh wá sọ kọ́nà kó bá ṣe dáadáa fún wọn so síwájú kan tó máa ṣe dáadáa fún àwọn mú o ṣe kí mú o kọ́kọ́ fọ́ àní ara wọn ní pé ah afá ìwé ò ṣe bá ṣe ah eléyìí ò ṣe bá ṣe so ìrọ́pọ̀ náà ni so ká rọ́ra pọ̀ náà ni so eléyìí eléyìí ṣe pàtàkì gẹn púpù bá tí a bá ti fi tẹ́sí alẹ́ pé ah ká tó lè gbà ọ́ àkọ́kọ́ tẹ́sí ọkọ̀kọ́ sẹ̀rẹ̀ náà ẹ̀hẹ́n a sì wájọ mọ́ tàrọ́bá papọ̀ a sì jọmọ́ tàrọ́bá papọ̀ so ilé ìṣe pàtàkì yau so hada wallahu alam wa sallallahu wasallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk o da mi lójú pé kò sí so e dika na wa yi sa na wa jazakumullah àwọn kometa ti mo bi ba ti pe ibi ta Okay. so tí ba bá kówó dáyàn pọ̀ mo dákọ̀ yàn rí mm. so kí yàn bá yàn sínú àjò ẹlẹ́kẹta ni pé kí yàn gbé pẹ̀lú yàn oyi so kí yàn gbé pẹ̀lú yàn kówó dáyàn pọ̀ ah owó mọ́ túnà sí yàn so kí yàn bá yàn sínú àjò sáwọn kẹ mẹ́ta yẹn ni kí Omar sọ pé ẹ fi dáma bẹ́ni ẹ sí rí gangan oyi so ti jẹ́ yẹn náà wọ́n tó sákùn lọ kí ni advice ẹni fún ẹni tó ẹkọ́ yẹ́ ṣe ń gbé ẹkù sójú ọ̀nà súnmọ́ nígbà ìmọ̀ lọ YouTube so nínú àwọn àdánwò gbà wá nìyẹn so kí ẹ máa lọ YouTube kó lọ máa wo tó wù so eléyìí tí ó dáa ni èyàn máa ń ni èyàn máa ń sàṣàyàn ni èyàn máa ń ní discipline ni èyàn máa ń tẹ́nà rẹ̀ discipline ni pé ah e ní débi kíní ìní débi kìíní gbogbo bí o bá ṣe tẹ́ ìní débẹ̀ so ẹlẹ́kejì tún wá ní pé òjò olódi pé youtube ibẹ̀ lèyàn sí ń wá mọ̀ ìmọ̀ al-ilmu bit-talaqi èyàn máa ń gba ìmọ̀ nínà ìpìlẹ̀ ni ẹ ní pé èyàn máa ń lọ gba ìmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ ni so kíyàn lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ kíyàn lọ gba ìmọ̀ lọ́dọ̀ wọn ọ̀yẹ́ tí ó bá wá rọrùn àwọn tó láàbù wọn tí ó bá rọrùn àwọn tó àwọn tí wọ́n wà lórí tó wà lórí ẹ̀tọ́ sí wà lórí tó gbádùn ọ̀yẹ̀ tí ẹ̀nà bá ti wọ́n ń gbọ́ lárúbáwá nígbà tó sì pé ìwà ìmọ̀lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀yẹn òun ni asùlù kí ẹ má gbà lọ́dọ̀ wọn náà kí ẹ má ti ń gbọ́ lárúbáwá tí ẹ má ti ń gbọ́ lárúbáwá kí ẹ má padà sọ́dọ̀ àwọn so eléyìí ni bí ẹ̀ sí mẹ́ ń YouTube ara ààrà ọ̀ so ara ẹn tí máa ń gbọ́ zaki náàkì ní 2022 àkómọ́ tí ń ṣe ọ̀ àkómọ́ tí ń ṣe ẹni ọmọ nǹkan tí ń ṣe ara àti ara so ilé jẹ́ ìmọ̀ràn fún ẹni bẹ́ so bí ẹ̀ sí ma ń wá ìmọ̀ bí tààrà kéèkéé sí youtube ma wo youtube máa wo tó wọ́ ara ọ̀yí tí wọ́n wá sí ẹ̀ tó wá wo gan lásàyàn kíyàn lásàyàn pé báyìí báyìí so yẹn lè máa fi support ìmọ̀ èèyàn pé èèyàn support ẹ̀ àfáà tó mọ̀ àfáà tó ti bó gbogbo orúngbọ̀n lólóhun kọ́ lókà lọ́dọ̀ ẹ̀ lórí youtube òyìn so èyàn gbọ́dọ̀ sọ́ra gan so ìmá èyàn láwí <laughs> èyàn láwí jáwé kankan láwí ní time ti wáyé honestly ìmá tó fẹ́ kọ́ táwọn àfáà súnà ti sàlàyé dákọ̀ tíra ẹyọ kan tó fẹ́ kọ́ táwọn àfáà súnà ti sàlàyé so ojú kòkòrò ni so àti àìgbà tító pẹ̀lú nǹkan tọ́nà ọba ní kíyàn gbà tító pẹ̀lú ẹ̀ so eléyìí jẹ́ bó ṣe jẹ́ na ẹ jẹ́ ká dómi báyìí subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum